Lórí jẹ́ ìpínlẹ̀ ìṣẹ́lẹ̀ àpá àwọn ajáde pàdánù àrà ọkùnrin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 وآلهم وصحبهم آل الله آل الله أرضى الله الحمد لله أين نبو محمد صلى الله عليه وسلم Ọjọ́ pé oòrùn tọ́lọ ní àwọn ọmọ ẹ̀ṣẹ́ láyé nù, àti rárá pé àjọpọ̀ oríire, torí pé àwọn ní èṣèrú olé ìyá ìtàmí wọ́n ń ṣe ẹ̀rẹ́ tí wọ́n lè ṣe òyìn wọ́n lè má jẹ tọ́lọ́run ṣùgbọ́n yóò jẹ wọ́n lójú ẹni tó tí èèyàn bá jẹ́ kí wọ́n ṣe wọ́n sì múra wọ́n mọ̀lúwà rẹ̀ lọ́ta káàkiri tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí ní kápá ìyẹra wa àgbà aláré tí ọmọ ọdún ìyá máa ọmọ tí ọmọ bó wọn mọ́ yàá tí ó kó wọn rú ìgbàgbọ́ wọn tó kò sí ilẹ̀ ilé wọn tí ó dára sí lọ́rùn ọba tó ní kí lé ilé ọ̀tọ́ sí àwa táǹkálùkù wá ní ẹ̀sìn yóò kú mọ́ jẹ́ àdúrà ló kú mọ́ jẹ́ ṣẹ́ni tó bá dáa mọ̀ الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أبا أبا بالجليل لقد الله الله نقول الله نقول سلام Ìrìké àti nínú àkọsílẹ̀ ẹgbẹ̀gbọ́ àwọn ìrìké ìyàbìnà أنت تريد وأنا أريد أقوى ما نبي آدم Wọ́n fẹ́ kúrò máa torí ìlú ilá mọ́ orí ìlú. Ìtí wọ́n fẹ́ ó lè ṣe àfisẹ́ ni ọlọ́wọ́ bá fẹ́. Ẹ̀yìn àtàtẹni sí máa orí ìlú àtẹ́ ìtúkà mí máa torí ìlú. Tó bá wá ṣe sùúrù tó tẹ̀lé mi bí tẹ́mi fẹ́ òun ìlú wà tẹ̀lé. Àmọ́ mi fẹ́ ìwọ̀n ma ádámà agbélátorí àfáàgbà ní wọ́n fi dórí gbogbo náà tàwà ń kalẹ̀ gbogbo aláàmà rò nǹkan nǹkan kàwé bọ́ra ọgbẹ́ òun ní kí ilé yúnibẹ́sìtì tó gbó mo fẹ́ kí ó kọ́dà fi ń rọlẹ̀ lọ́rọ̀bá fi ń tó sí mo fẹ́ kọ́sẹ́ kẹ̀lẹ̀ ìrọ̀hùn tó kù lọ́dọ̀gbà mo fẹ́ lẹ́yà mo fẹ́ lọ́kọ̀ mo fẹ́ bí mo fẹ́ kọ́lé mo fẹ́ gùn mọ́tò gbogbo àná lọ́mọ èrò bá fẹ́ èrò ìyọ́ èrò ọmọ èrò ní wá torí wọ́n rò wá kẹ́ tó bí wa ní bàbá wá rò di bàbá èrò àárọ̀ wa èrò ní ọ̀sán wa èrò ní alẹ́ wa èrò kódà àárò jíjí bí atọ́rọ lójú oru èrò ní gbogbo gbà ní èrò bàbá èrò náà ni àwẹ̀dá àtàwà láyé èrò náà méjì pé àbùnà Adam. Mọ́kùnwọ́n máa nẹ́bẹ̀ Adam. ابن Adam, ọmọ Ádámù tó jùkú ọkùnrin tó lùkú ọgbẹ́ ẹkùn wọ́n tó lọ́dún ọgbẹ́ ẹkùn lọ́dún àǹtà torí ìdù àǹtì torí dínà tí wọ́n kùnrin jẹ́ ẹgbẹ́ nǹkan obìnrin náà gbogbo àwọn àgbàlá mọ́jà kadì wọ́n ìrìn àwọn ẹjẹ́ pẹ́sidẹ̀tì rẹ̀ ọkùnrin dúró abẹ́ jẹ nọ́lẹ́wù abẹ́ jẹ kírin house of rep abẹ́ ma bá ń ká àwọn lajú rúgbọ́ díẹ̀ gbogbo ẹ̀lẹ́ ti ma house of trade governor gbogbo ẹ̀lọ́fẹ́ jẹ wàláyé ọwọ́ lọ nílùú pẹ̀tẹ̀tẹ̀ tí kú rẹ̀ èyí tí wá jẹ́ ìyàlẹ́nu jù ni pé gbogbo tó rí kójọ tí ọmọ èé jẹun tí ọmọ ìbọ́ bàbá rẹ̀ pọ́ ya rẹ̀ pọ́ wọn ọmọ ẹ̀pọ́ bí ẹ̀ yọ parí ẹ̀gbẹ̀ àwọn òròkù ní tẹ̀gbẹ̀tẹ̀ lókò fúrí nǹkan ní ìkògbò mú ẹ bá ti sọ fún pé mọ́ ṣe kò ní gbà á ń ta torí ìdù wà á ń ti torí bí ọkùnrin náà máa rò obìnrin náà máa rò Ìwọ́n ń tò ní ìtòrọ ní gbogbo wa وإن سلمتني مما تريد فيما تريد ọba juwọ́ lẹ́fẹ́ mi ọlọ́run níbi tó ń rò yẹn tó mú níwọ̀n agbọ́dọ̀ mọ́rò orí àbúyẹ gbogbo nígbà tí ká mọ́ fi kúrò gẹ̀gẹ̀mọ́ ni kò ṣeéṣe àárùn-ún níbi tí pọ́pọ́rọ̀ wà bèláwádé وإن سلمتني فيما تريد وإن أطعتني فمئن سلمتني وإن أطعتني فيما تريد فيما أريد فيما أريد Bọ́bá lè juwọ́ lẹ̀ fẹ́mi Ọlọ́run, ah. níbi ń tẹ́mi pẹ́ fún ọ, kọ jẹ́ kí tèmi ó ṣe, kọ mọ́ pé rárá o, ní tó bá láàrin lóòrùn lẹ̀ yìí tó bá gbà láàrùn. Àwọn alọ́gbọ́n ah, ah. ọlọ́mọ́sọ̀rọ̀ àwọn ọgbẹ́ ẹni ẹlẹ́ni ibi tí nǹkan àwọn lọ tàtẹni ẹlẹ́ni ẹlẹ́ni kan gbọ́dọ̀ ní ọmọ mo sì gbọ́dọ̀ ní ní àrígbọ́ sí bá nǹkan fẹ́ dìbò wọ́n ní àrígbọ́n lọ́wọ́ ọmọ tuntun wá níláwọn kan tẹ́gún sí èèyàn ní owó kó nígbà àti di gọ́ọ̀mìnà padà agbọ́rọ̀ òsì àti tó jẹ́rọ àti tó gbogbo àwọn kan ń palẹ̀ mọ́ abúrú òtọ́ ẹjẹ́ ọba tí gbé tọ́kọjá àádùgbò àní dìbò tó ti ní ìbọn para wọn kìí sàwọn ó dìbò fún o ẹni ó yìnbọn tí ìzòrò ó dìbò fún ẹni wọ́n yìnbọn mọ́ kìí zòrò mọ́ òun ó tẹ́rí pé ìyàbúnà àádẹ́ ààntàtòrí àgbẹ̀gbẹ́dọ́gbò fún ní bárún àtàlàjú àtàkẹ́kẹ́ àtàmọ̀kẹ́ àti ní àtòrò àtòrò náà ẹjá fi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ níbi tá ń bá ń fẹ́ mú. wáyé sálámtà ní ìfí máa orí tó bá jẹ́ pé ìwọ ọmọ ẹ̀dẹ́ èèyàn tó bá juwọ́ lẹ̀ tó mi ọlọ́run tó gbà ti mi ni olóyìn tó ń fẹ́ Àtàyìntúkà fí máa torí àtàyìntúkà mí máa torú nínú tọ́

nígbò la jí tàbí lọ́rin ọlọ́mdọ́kùn ọlọ́mdàmí ọlọ́mfúnmí ọlọ́mgbọ̀mí ọlọ́msàlẹ́kùn tó jùmọ́ là ń bí ní ti ṣe kọ́lá bí òkú ìfà pípe nínú ẹ̀ ìjáwà ń fún ní ti ń béèrè ìjá àṣẹ tó fọ́lọ́run a ń sagídí ni lókùngbà táà fún ní ti ń fẹ́ táà sì fẹ́ gbàrí pẹ̀lú ọlọ́run àbọ́ olóòtọ́ ẹ̀dìnàmọ́ sótó Èmi gan kó ìgbò ní ìṣẹ́ pápọ̀ ní ó jẹ́ tẹ́jú tòkú látàárọ̀. Ìjọba àpapọ̀ àpapọ̀. Ìjẹ́ àfá tí mo ti ká, àìní ọlọ́run ni tí mo ká. Ìwọ́n náà wá wúra rẹ̀, ìwọ́n náà ti pọ̀ lẹ́nu ẹbí rẹ̀, ìwọ́n náà ti pọ̀ lẹ́lọ́fíìsì rẹ̀,

وإن لم تكلمني بما تريد ọ̀bá wá ju ọ́lẹ̀ sí ni ọlọ́run tó jẹ́ pé a ti bí lọ pé borí ìrún kí ni àbátọ́lá ìlọ̀run tó pàdì wá sínú ayé táàmàdà tí ń sòpò tàbí wọ́n á dáyé tán sí òkú wálẹ̀ tí tó sọ wa tí tó kẹ́ wa tí ń gúngẹ̀ wa àwọn àṣàgídí tọba wá jẹ bẹ́ẹ̀ ìlàm tó tí ní àtútà límúlé bí máa borí ìlú àtàbùtútà bí máa torí ìlú ní kúdà mọ́bọ̀ mi tó wà ọwà orí ọwà tí wàhálà títí sẹ́rọ̀ pọ́lọ̀wà máa sáájú àpọ̀ ẹ̀dá mi owó lọ́lọ́ wá ọwà rí 10,000 àbọ̀wà rí 50,000 èyí tí ó ní 50,000 náà tí ìkẹ́kẹ́ náà ló fi ayé rẹ̀ wọ́n wà ní kọ́kọ́ lónìí ọwádọ́ wọ́n wà dára ní 100,000 tó wà ní ẹgbà 50 gùnmá owó rẹ̀ pọ̀ sí àbí ní ìdẹ̀kù nípa nípa sí ìdẹ̀kù lọ́wọ́ Wọ̀lá yà kúrò ilẹ̀ àmà òun ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá lọ́bàá bọ̀bọ̀ wá ní já síbi ọ̀fẹ́ òun tèmi ọlọ́run ní ọwà sẹ lérí rẹgbẹ̀ yìí ẹmọ́rùn-ún agbọ́n agbò púpọ̀ ohun bá ti kàró tó ńlá fi gòtú bá ti kéhù tó ńlá fi gòtú bá ti sòògùn tó ń fẹ́ ńlá fi gòtú kò fi ń fi jọgbọ́n táa lóògùn tán táa lájẹ tán táa lóṣó tán táa ya òlì tán táa di pásítọ̀ tán táa láwo tán táa ní gbogbo agbára ayé méjèèjì tán pátá ìdí wá jẹ́ ọgbọ́n ní kọ̀ wá jú bàbọ́lọ̀ pé ẹ̀ gbogbo ìmọ̀kàn wọn ni tó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ Èyẹ́ bí lè rí kàkà díẹ̀ sínú ayé ọ̀. Ó gbé ayé ti gbogbo ẹ̀yìn abẹ́ bá àtẹnudádùmọ̀ fún àtẹnudọ́rẹ́ tí ẹ ṣe láyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run láyé àwákà ní ogun bí mẹ́tùmọ̀ tí ó kú ma káṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọmọ tábú àbẹ̀gẹ̀ ní ọlọ́run tí ń tó ọ̀rọ̀ rẹ̀ yí àwọn òfin ti ẹnu sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara wọn bàbá ti pẹ̀lẹ́pẹ̀lú ìyá náà ti pẹ̀lẹ́pẹ̀lú bàbá ọlọ́run bọ́ tó rẹ̀ àdúrà pẹ̀lú

ìbẹ̀rẹ̀ rí gbogbo ẹni bá fọ̀rọ̀ rẹ̀ mọ́ lọ́run ní wọ́n ń rojú àwọn nǹkan pé ẹnìkan ló gbé lùfófó ẹnìkan ló gbé gàrífó ẹnìkan ló gbé ráìsì fó gbogbo iná mẹ́ ní àyín ẹ̀yìn ọlọ́run ọlọ́run ti ń dáadáa ìgbàmọ́lẹ́yìn ọlọ́run mẹ́jọ jẹ́ ayíláyà ìròyìn ni tábánú wọn ọlọ́run èmi lọ bá ń kọ́ òun tó pèlé mi ìwà rẹ̀ gbogbo ilé ẹjẹ́ kú sílẹ̀ ojú sí ti ọlọ́mọ́tàjọ́ wọn ní ẹgbẹ́ ọlọ́mọdé àbúkátà sí ní bàbá tó bí àbágà ní ọlọ́mọdé àti lọ́kùn balẹ̀ ìgbà ìwọ̀n ìyá tó bí àbágà ní ọlọ́mọpàáyẹ́lẹ́kún ẹyẹ ẹ̀gbọ́n àbágà ní àtàkùrò rẹ̀ àti ìyàwó àtàwọn ẹbí ìyàwó lè bàbá ilé ẹgbẹ́ àbá ti gbẹ ládùúgbò ẹ̀ fẹ́ràn ìmọ̀kú láti àdó Àwọn bàbá, ah, bàbá ẹ̀mù náà ọmọ dáadáa ní àṣìbòrò lọ́mọ dáadáa ní o. Wọ́n wà mọ́ wá bèèrè òun náà lọ́dọ̀ àfáà ń kọ́ ah, àwọn àtàjọ wọn láti gbóòrùn ilẹ̀ dáadáa ní wọ́n ó ti dáa ká máa tún sí ra wà ní. Ẹ̀rùn ní ká àfáà máa gbé àfáà lé sí ẹ̀. Ayé tàà bá orílẹ̀ ìtàfì ilẹ̀ ilẹ̀ bàbá mọ̀ tó ń fà bàbá sí kí àwọn gẹ́gẹ́ sí kí ká tó dó wọ́n bá kí àwọn gẹ́gẹ́ kí ká tó dó ìwọ́kọ́ làkọ́kọ́ ìwọ́kọ́ nígbẹ̀ yìí òpó ní ọmọ ṣe ní ayé ìyàwó ní ẹ̀ẹ́kẹ́ ìsì اللهم صل على سيدنا محمد لا اله الا الله ولا محمد رسول الله الا في ما جاء صوت عليك صوت الله من هذا àwọn akákáyà lùkùnrà nìkan òkú ìgbógbó àwọn tó sì gbogbo látàrọ sáwọn òkú ilé bọ́lá mú àwọn ìgbọ́n gbogbo ti pé àwọn àfáàyè títọ̀ ẹ̀yẹ́ ti wà sí o nígbàjúmọ́ agbápọ́lọ̀ kan bẹ ẹnu gọ́rọ́ tó tọ́ láàkì lóbi àwọn ọgbẹ̀ tí ń pé àwọn ilé àìfẹsẹ̀ sáà nọ̀rọ̀ sí ìlú lára rẹ̀ ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسبه ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسبه ومن يتوكل على الله فواسبه إن الله مالك أمره إن الله مالك أمره قد جعله الله لكل شيء قدرا máa ń gbébà wí títí mo jẹ ẹ̀lú ayé mi kò yé ni mọ́dọ̀mọ́ 40 kí ni ìṣe mọ́dọ̀mọ́ 50 kí lọ́kàn mọ́dọ̀mọ́ 60 nínú ọ̀rọ̀ mẹ́kù tí mo ní kí n lọ ìpìlẹ̀ olú ológun àrùjútùlẹ̀ mo lọ lé aláàfáà kò tí ìfọ́sí mo lọ lé pásítọ̀ èèyànjú gbogbo kọ́dà gbogbo ẹgbẹ́ tí wọ́n ti mọ́ sáwọ́ ọ̀sán orúurú lágbára èèyàn lójútù ìmọ̀ràn rẹ̀ Eh, níjọ́kànlá nẹ́bí ogun rí annabi jòkó rẹ̀ bí jí jòkó ọba yóò bá nẹ́bà sallallahu alaihi wa sallam torí gbogbo alà ń dàmú láyé ìṣẹ́ ni kí ó dàmú ọmọ bá jí jòkó kọ́dá fẹ́ ń pè láàfà náà ó ní dídà aláàmù àbáfà kan bẹ tí ò ní lọ́ọ̀sìn tí pásọ̀ kan bẹ ní kò sí ẹjẹ́ òní ológun ni àjẹ́ ni ó tó ní ìbèrè ni àwọn pẹ́sidẹ́ntì wa nìsìnyí lọ́kì àti ìrúrù lọ́kì àti gbogbo tọ́kà wọ́n bàyá yìí ara wọn ni bùkátà àti ó ti bí ya ara wọn ni bùkátà àti ó ti ọ̀dọ̀ ọlọ́ni mọ́ tó wáyé jù Anẹ́bí ṣogun mọ́bùn àwọn ọmọ márì, ọmọ wá Gẹ́gẹ́ bí ìdàmú ti bá wa náà tọ́ rẹ̀ nìkan rú gbogbo ogun rẹ̀ láńsọ yí o. Ànẹ́bì ní kí ló ṣe ọ́ fún nǹkan méjì rẹ̀. Ọlákọ̀ọ́kọ́ ó gbogbo lọ́mọ lọ. Ọmọ jẹ́ sì pé ìmọ̀ fẹ́ràn rẹ̀ púpọ̀. Mo fẹ́ràn wọn náà púpọ̀. Ó sì ti dàgbà, ó ti dọmọ sáàkọ̀ kàn sí pé yóò dọmọ tó pé wúlò. Ó gbé lọ. Àwọn amọ̀ bí a ti wá wá Ànábì ní kílẹ̀ lẹ́gbẹ̀ẹ́jì. Ó ní ìṣòro, àti gbogbo àróró, àdọ́gbọ́n adépe, kọ́dà ń bí ìfẹ́ sí mo tún ṣe é. Ànábì wa ni, wọ́n ní sọ́bọ̀ ti mọ̀ nù, kó ló ti lọ́bẹ̀rẹ̀ ọlọ́run wọ́n ní yára tó lọ́lá alọ́mọ mi ìlú alámi ní tẹ́kìlá ẹgbẹ̀rọ ọlọ́run owó tàwà wíńgọ́ èyí kejì tí mo ń gbé wọ́n ní ìlú ọlọ́run náà kí wà nẹ́bí lọ bẹ̀rọ tọ́n rògbó ìyára lọ́gbà wájẹ́ wà ń kálẹ̀ ọ̀rẹ́ mi àbúrò ẹgbẹ́ mi bọ́ọ̀ ní tí ò sí jẹ́ yóò tó bí tó fẹ̀mí sí ìdàmú lórí ọdẹ́lẹ̀ ọ̀rọ̀ lájíjẹ́ ìrọ̀mọ́ tó ti yanjú ọ̀rọ̀mí padà sọ́dọ̀ ọlọ́run tẹ́ẹ̀sì ogun tí ń fún ìwọ jáwọ́ níbi àwọn nǹkan tọ́ mọ̀ pé kọ̀ dáa mọ̀ fẹ́ kán mọ̀ mọ̀ mìíràn ọgbọ́dọ̀ gbọ́pẹ́ sí jáwẹ́mẹ̀ يتق الله ومن يتق الله يجعل له مهرجا ويعني من يتق الله ان لا تطيب من الله يجعل له مهرجا يرون الله قال الله نفو ومن يرقى يرقى àpàlẹ̀ àwọn ọ̀tàrí mọ́ kò ní mọ́ jẹ́ ọmọ pàwọ́ òṣìlówó ọ̀lájẹ́ ọ̀lágbà ọ̀lásùn àmọ́ bẹ̀rù ọlọ́run tí ń bẹ lọ́kàn rẹ̀ tọ́ bá ti lè sí ẹgbẹ́ bó ti yẹkú sí ọ̀tá rẹ̀ ò ní lágbà lérí rẹ mọ́ ẹ̀kílá ẹ̀rọ ọlọ́run ẹni ó jẹ́ ń gbìtì yọ́ sán nígbàtọ́ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́lọ́lọ́run lẹ́ ń tọ̀hún jẹ pé ọgbà oró rẹ̀ ẹgbẹ̀rẹ̀ sáfún ẹgbẹ̀rẹ̀ sáfún òun náà sàwọn ọmọ ìgbọ̀sàn àwọn ọmọ ọjọ́ ìrùn kọ̀ọ̀sán kẹ́kẹ́ rọ̀ wọ́n láti dẹ̀rọ ọlọ́run àwọn tí láàrẹ ó máa wọ́n sí ọ ni ọlọ́run dẹ ọ̀gá àrísẹ́ sí ọ ni kò jẹ́ òfin láti jẹ́ òtún bírìbòdì Ọlọ́run bẹ wá síra wa ní ó tẹ̀gbọ́n sábúrò sábúrò lẹ́gbọ́n tí ẹmọ àìmúdìmá. Wọ́n mú ẹ̀tẹ̀ kí lọ́wọ́ ọlọ́run tó kúrò sí kápẹ́jì lọ́dọ́ ọlọ́run pé á ọlọ́run lọ láyé òun ló lóògùn òun lọ́mọ títí lọ́mọ dídè tó bá lọ ọlọ́run ni ó jù sí wọn lẹ́bi ọba tó jù sí wọn lẹ́bi pé ẹ ṣe ẹ ó sùn lóru ẹ ó dá rẹ̀ ó tà ẹ má jẹ́ rẹ̀ ó kójọ ẹ kí ẹ má jẹ́ orílẹ̀ ikọ́ ọlọ́run náà wájú sí wọn lẹ́bi wọn lálọ́dẹ ara wọn ẹlòmí nítorí tó fẹ́ fáì tó sí ayé ara rẹ̀ jẹ́ ọ̀rọ̀ ọgbọ́dọ̀ mú bá ń ta ojú ojú gbọ́dọ̀ ọ̀rọ̀ tá ń gbígbóná àwọn agbàkátà látọ̀lú gbogbo ọwá tí a dúkọ́ náà lẹ́nu kúrò sí. Ẹ̀ṣẹ̀ tí wọ́n má tí ọ̀dọ́ sí àrìn mọ́lọ́ lọ́rọ́. Ìyẹ̀dẹ̀ alọ́run jẹ́. Yọ́ yọ láàrin ẹbí, yọ́ yọ láàrin àwùjọ, ti ara inú ẹran wájú ọlọ́run àwọn tẹ́ ń dìbò fún yọ́ pàdé jẹ́ ní o àfẹ́ má di ọmọ nàìjíríà gbọ́dọ̀ dìbò wọ́n wá bá mẹ́rin lọ ní àwọn tẹ́lifíṣàn tí kò dìbò fún bá dì náà táyẹ̀ ni ti fún ẹmọ́ kọ̀ ní ẹgbẹ́ àwọn ìwà bá mi lárí gbé náà ẹ̀ẹ́tì káàkiri káwọn ojú òun ẹ̀mí ọmọ ẹgbẹ́ ìjọ sọ tẹ́lẹ̀ ẹ̀mẹ́ nìkan sì lọ́rọ̀ ẹ̀mí ọlọ́run ni ẹ̀yìn ọ́fíìsì pàwápọ̀ ní ìbẹ̀lọ́gbọ́lọ́run ẹni tí ó dáa tó yọrún sí ní mọ́lẹ̀ tí jókè ẹ̀ka mọ́bì gan wọ́n bọ́ sáàrin wọn tẹ̀lá náà tánà lájọ́ alìkìyàmọ́ wọ́n sọ ti dìbò fún náà lọ́pàá lẹ́ ìbẹ̀rọ ọlọ́run ni ẹjẹ́ bí ṣe kọ́kọ́rọ̀ gbogbo sábàtí láyé wọláyẹwà náà Al-Qur'an Karim àwádálẹ́gbòó lọ́kọ̀ pẹ̀lú ìyàwó bá fẹ́ tàbí lálẹ́ ọlọ́run ní kádọ̀ òun tó bá rẹ̀ ní bí àwọn olùdòrò tó bá fẹ́ báyàwó rẹ̀ sí tó bá fẹ́ bá sọ̀rọ̀ tó bá fẹ́ gbà mú lápábà ìta bẹ̀rẹ̀ sí kò sì àmọ́ ìyàwó mi lọ fún àìkó báyìí lọ́yá ìlú báyìí wọ́n ò tí ẹ̀ dákọ ọlọ́run wọ́n ò tí ẹ̀ ti tọ́lọ́run dájú ọmọ kánú rẹ̀ ìyàwó mi ìyàwó mi ìyàwó mi ẹ̀wọ̀n ti ẹ̀ ní ọ̀padà gbogbo ọkọ mi ní ọkọ mi ìpínlẹ̀ ní ọ̀padà gbogbo àwọn tí mẹ́rọ ọlọ́run bá wà ń lẹ ìyàwó rẹ̀ ò ní kú ìwọ náà níṣẹ́ Ọlọ́run ni ẹ̀bẹ̀rẹ̀ ní gbogbo tábà sí. Nítorí bẹ́ẹ̀ Àti gàrí wọ́nà tó rọ́lọ́mọ fún ìwò, nígbàtàwà fi ilé sílé dámọ̀ lọ dá ọmọ aláàmú ọmọbìnrin ìgbà fọ́lọ ni ó dámi lójú kò sí ìrìnkà tí ń fẹ́ òsì ìfòtọ̀rọ̀ ọlọ́run ọkùnrin láwá yóò kó tẹwàá yóò fẹ́ ìwà wá jẹ́ kí wọ́n mọ̀ pé ìyàwó àfààníkọ́ tójú ẹ̀lẹ́ ìdánù nígbà àwọn àfààlá mọ̀ pẹ́. àmọ́ ẹlòmí àfàà mi bá ilẹ̀ jẹ́ lórí ìyàwó rẹ̀ débi pé ọlọ́pẹ́ tí wọ́n náà wá tó wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ látara báyìí lẹ́rọ ọlọ́lára ìyá Ahmed ìyá Amadu ọlọ́run sánú ọ̀nà lọ́nà ti máa fà láàfà tẹ̀lé wá bẹ̀rẹ̀ ọlọ́lára fà ọ̀rẹ́ ni jẹ́ mọ́ sí gbogbo ọ̀rọ̀ èyí láàfà fún ọ kí lọ mẹ́rin pé kò wà fún òlè gbọ́ bùkátà rẹ májọpọ̀ rẹ pé méjì lọ́dọ̀ náà láti jọ وقرد للذات دون للذات ومن للذات آمين جفوه ومن يتق الله ومن يتق الله يجعل له مهرجا àtọmọ̀ rẹ̀ tó jùlù àtọwó tó rí títẹ̀ rẹ̀ ọ̀lá Ọ̀nà bẹ̀rù ọlọ́run, lè jẹ́ ọlọ́run máa ẹni wá ti bẹ̀rọ ọlọ́run ọ̀nà ọlọ́run ọ̀run. Wọ́n yẹ́ sókò oòrùn mi nípa ìsúnlẹ̀ àtẹ́ sí ibi tí ò ti lérò kówó ti dé ní ó ti dé. Àwọn tí ń lọ́nà

ẹ̀yin wọ́n lè sọ ìdí president ẹ̀yin wọ́n lè fẹ́ ẹgbẹ́ gọ́ọ̀nà ẹ̀yin wọ́n lè jẹ́ dọ́nàrẹ́bù ẹ̀yin wọ́n lè jẹ́ ẹbí mínísà ẹ̀yin wọ́n lè fẹ́ ẹgbẹ́ ọba kẹ́ẹ̀dì mágàjì kẹ́ẹ̀dì ìmáàmù kẹ́ẹ̀dì ustazu kẹ́ẹ̀dì ṣéhù ẹmọ́ òlè kó wà lábàrá yí ẹmọ́ ìdàmù ọlọ́run ti parí kádàrá yí kẹ́ẹ̀ tó débẹ̀ ẹ̀lẹ̀ yìí ìdọ́lọ̀ ti parí darú bí á ti àpìlẹ̀mú wọjá pàtàkì wọ́n ti kọ̀wọ́ ìwé ti fẹ́ wọ́n ti gbé kálàmù sókè fẹ́rí àdúwà táǹsí àti pẹ̀tàǹsí àtàájú àtògùn à ń gbìyànjú òní èyí tó bá ti déédé tọ́lọ̀ fẹ́ gẹ́gẹ́ bí àdíjì ta tẹ́lẹ̀ tó ìlú àlànà orí ìlú wọ́n ní àbáta ní orí ìlú Fúwọ̀ ẹ̀dá bá tẹ̀lé mi ní tí mo ṣe lófin fún ọ̀tọ̀ bá mi fẹ́ tèmi. Àbẹ́ ìtúkà mímọ́ torí ìgbò ní ìfún nínú tí wọ́n fẹ́. Àmọ́ àwọn ìlànà tó sí ìní tọ bá kọ̀ tọ́ tẹ̀lé tèmi ọlọ́run. Àbábí ma orí ìdù níbi tí wọ́n fẹ́ wọn tẹ́ ábùkà mímọ́ torí. Ní kódà mú bá ọ jẹjẹjẹjẹ ọ wẹ̀tẹ̀wẹ̀tẹ̀. Ó fi jù àrídánwò. Èyí tí ó fi bọ́ Azẹ́fẹ́ nìkan wọ̀ ìjọ rí ń bò rí nǹkan. Tọ́rọ bá dẹ̀wò báyìí ẹ̀tẹ́ ni wọ́n fi gbá ọjọ́ kìí. Nígbàtọ́lọ́wọ̀n bá tí ò bá tó wọ́ lọ́wọ́ bẹ̀. Látara báyìí. Anábì wá sọ fún Áwọ̀mọ̀ Malik bẹ́ẹ̀. Ọlọ́ ǹgọ́. Kí ni kí wọ́n tún máa ṣe Anábì wá sọ pé wà ákùtìr min qawli la hawla wala quwwata illa billah. Tọ́rọ bá pẹ́ lẹ́mìí, tọ́ bá mọ́ tó wù tó sáàjì ọ̀pọ̀ lẹ́nu rẹ̀ kọ́ ọmọ tó pé láàáhùlẹ̀ wà láàáhùlẹ̀ wà láàáhùlẹ̀ wà láàáhùlẹ̀ لا حول ولا قوة إلا بالله Májẹ̀mú méjì kọ̀dúnfà méjì ànábì gbogbo. Kọ̀dúnfà alákọ̀ọ́kọ́ ni pé tẹ́kìlá lọ́rọ̀ ọlọ́run. Kọ̀dúnfà ẹlẹ́kẹ̀ẹ́jì ni pé ápùsẹ́rì ìpáwọlì láháwọ̀lá wọlá kúwọ́ta ilẹ̀ àbíyà. Máa lọ orí láháwọ̀lá wọlá kúwọ́ta pọ́pọ̀ máa sàá. Méjèèjì ni àwọn ọmọ lórí pé kí bó pọ́blẹ̀mù orí tán tí gbogbo tí ń tẹ́wò lè fi sí ọwà lórí ẹwọ́n tí ó ẹwọ́n yẹn náà fílà ẹgbà tí ó di ọjọ́ kejì sáàmẹ́rì bá sọ̀rọ̀ ọmọ rẹ̀ bá wọlé wá ẹmà wá gọ́ ọmọ tó lọ́sọ̀nù páwò orí mọ́ ẹbá wo sábàbù nù súlẹ̀ áyà àwọn ẹ̀rí bẹ́ o alùkùnrin tó gbé ọ̀rọ̀ ọmọ tó lòun orí mọ́ àti wọ́n ti gbé ọmọ ohun àwọn tí wọ́n fẹ́ lo ọmọ ti gbé lọ wọ́n tẹ mọ́lẹ̀ sílẹ̀ kan wọ́n tẹ olókùn lọ wọ́n tẹ lẹ́sẹ̀ ìgbà tí bàbá rẹ̀ wọ́n ti la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah kò ságbára kò sóògùn kò tẹ́tẹ́ àbúwọ́lọ́ kò ságbára kò sóògùn kò tẹ́tẹ́ àbúwọ́lọ́ ìlágbára ìlẹ́nìkan àbúwọ́lọ́ nìtìmọ̀ gbogbo ọ̀fọ̀ ló ti pẹ́ sílẹ̀ gbogbo ìjìdè ló ti pé síbẹ̀ gbogbo àyájọ́ ló ti parí síbẹ̀ àfi tọ́kàn rẹ̀ ọ̀bá tẹ̀lé tọ́ ọ̀bá jẹ́ tẹ̀lé sí tó tẹ̀lé kò mú lókù àti pé ọlọ́run rẹ̀ ọ̀bá dọ́ lójú nígbàtọ́lọ́n bá di púpọ̀ mọ̀ lọ ọmọ òjò òun yóò sí lẹ tọ́ọ̀sì ní ti lọ ní mọ́sálásí ní lọ ní àbí ìgbàlẹ̀ ní ti lọ ní àbọ́dọ̀ yá yìí mọ́ lójú bọ́rọ̀ ló lọ́kùnrin máa ń ṣe láháùlù aláàkùwọ́ta ilá bíláì láháùlù aláàkùwọ́ta níbi tí wọ́n ti ọmọ mọ́ tí wọ́n so mọ́lẹ̀ nípa àwọn ètè dàbára ní wọ́n rẹ̀ lò àdánlọ́ta bọ́lọ̀fẹ́ gbogbo àwọn tí ń sọ ọmọ níbi tí wọ́n tèé mọ́ wọ́n sọ lọ La haula wala quwwata illa billah La haula wala quwwata illa billah La haula wala quwwata illa billah La haula wala quwwata illa billah Lábátù, òun bá ń bọ̀ wálé. Ibi wọ́n so mọ́ wọ́n tún ń bọ̀ wálé. Nígbà tí ń bọ̀ tó kò mi wọ́n dè máa gbogbo àwọn dábà ilẹ̀ ládùgbò bí owó bí adìẹ bí gíní àgùntàn tòlótòló gbogbo bọ́mà ń fi lọ bẹ́ẹ̀lì mọ́lẹ̀ àti kiri mú tẹ̀lé e lọ àwọn dábà wọ́n rí àwọn àwárí àti tẹ̀lé e. ìmọ́lẹ̀ táwọn dábà fi tẹ̀lé e lọ adìẹ tẹ̀lé owó tẹ̀lé tòlótòló tẹ̀lé àgùntàn tẹ̀lé

ní Islam àìsẹ̀ máa ń fà púpọ̀ lọ́sàn lóru yóò di màláíkà yóò di al'afkaru tàtàwàlàbìn màláíkà àwọn ìyọ́rùn lówẹ́ gbogbo àti tí ilé ẹmà ń ṣe inú ti màláíkà yóò máa tẹ̀lé òkú gbogbo èfè bí ẹmà ń ṣe gbogbo ọkọ̀ tó ń pa yóò di àlìjẹ̀nú yóò máa tẹ̀lé òkú tọ́wẹ́ pé ọkọ̀ ọlọ́run lọ bá ń fà wọ́n mọ̀ rí àwọn nǹkan pé àwọn tí nìkan já ìgbé àwọn tí nìkan tẹ̀lú lórí àwọn alágbára máa dá mọ̀ àjẹ́ ọmọ tó bá jáde gidi èmèrè gidi ọmọ àwọn ẹranko amọ́mọ̀ ọmọ àwọn màláìkà tí ń bá wa kí wọn Tẹ́ bá ti dádúgbò ewúrẹ́ àwọn fún òní. Àgùntàn ọmọ fún àti ọmọ fún ọ. Àwọn kéèkéé ó yọ báyìí wọ́n ọwọ́ kígbe, "Máàmì, máàmì, máàmì!" nítorí wọ́n ti rí nǹkan burúkú tí ń tẹ̀lé ọkì lórí jẹ púpọ̀ àti mọ̀búrò àti púpà. Àwọn tó rákó kan náà lọ ń fà ìmọ́lẹ̀ ọ ń gbá ọ̀rẹ̀ ọ ń sáìsùn ń dákọ ọlọ́run, ọmọ kékeré ọmọ ọlọ́mọ ọ̀nà sáré wá pàdé rẹ̀ tí wọ́n ìdí pàdé rẹ̀ bẹ́ẹ̀ ọmọ ọlọ́mọ tó láti mọ̀ kí a rẹ̀ tó ah, ń lẹ́ sáfún wọn ìlúkúrò èyẹ́ lè sá ìrì sí kí ìrì sí pọ̀ lára ilẹ̀ ṣùgbọ́n wọn ní máa sá wọ́n máa gbọ́nà tóbi lára rẹ̀ èyí lọ́wọ́ fà tí àwọn dábà fi tẹ̀lé ọmọkùnrin ìlọ ní bàbá rẹ̀ láwọn adé rẹ̀ wọ́n tọ́dọ̀ àwọn òbí ẹ̀ kọ́lẹ̀kùn ọdé o mọ́júmọ́ òun lágbàjá òde wọ́n ti lóòdé pẹ̀lú ogun ọlọ́wà níbi ti lóòdé àbájẹ́rẹ́ àmì àwọn kankan ẹjáde wá wo àwọn ẹranko lọ́tẹ̀lé mi wọ́n lè yí o mo sì lé wọlé wọn wọn lọ́rùn wọn padà ó ìnáwó fọ́gbáyọ̀ ogun ló bá rí lórí pọ́dínínú tó bá parí lọ́dọ̀ sí ọlọ́run ìjọba ìdá ọmọ tó ní ó dé ti dé òjìjíjọ́ kejìjíjọ́ kẹta lọ tàbí orí tí ń bá bẹ̀rù ọlọ́run tí ń bá dákọ̀ ọlọ́run yóò dé ọmọ náà ti dé èyí tó wá yà wá lẹ́nu ojú ọmọ yìí wá tún dé gbogbo ẹran kó mọ̀ tẹ̀lé wáyé o wọ́n dáwákà tẹ̀lé ẹ̀dáwákà náà dáwá ti tán ò ọlẹ́ mọ̀ dáwákà ẹ̀ ti dá lójú mi Ànábì bá ní àwọn tọ́lọ ń wúye tó wá mọ́ yẹ́ tẹ́kí lọ ààrẹ tí a láwú mẹ́rara jẹ́. Òun yẹ́ rí sọ́bọ̀ àmì ní ẹ̀ẹ́gbò lára àtẹ́sí mọ́. Ọmọ yẹ́ tẹ́ kọlá lọ́lọ́ ìfẹ́ مقام منها يطلع يهتزف ولا يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره إن الله بالغ أمره إن الله بالغ أمره قد جعل الله كل شيء alákùnjẹ máa akọjá káwà jòkó lóde sáma ṣe rán ẹ̀yìn náà kọjá ara nù ẹ̀dẹ̀ kọjá ẹjọ́ mọ̀ sí ìjọkí nǹkan tàwà lóde àwọn náà kọjá ara nù ẹ̀yìn tó nílò ẹjù ayílé ní bíndú sí ra nù ọmọ ní kí lọkọ̀ nímọ̀ torí ìfúlẹ̀ àti pẹ́kùn ọ̀rọ̀ méjèèjì tí wọ́n sọ yìí òun ni kókó ọ̀rọ̀ tí mo fẹ́ ká lọ lò lórí ìgbésí ayé wọn. Ó bú wa ní nǹkan ṣe, ọba tó wá jùrò fún wa èyí tó bá tí ń kúrò ànábì rẹ̀ tí ń sàlàyé ilẹ̀ tí ń tọ́tọ́ kú sọ tí mi náà lọ bẹ̀rù ọlọ́run sí kí wọ́n náà bẹ̀rù ọlọ́run sí wàláhì tàláhì fún ọbẹ̀ láàrin lẹ̀rẹ̀ láìra ìra hùwà ó ní máa sàkùn sí kí tó tó máa jẹ́ sílẹ̀ ọlọ́run papọ̀ tọ́rọ ló lówó lólógbò àmẹ́ ẹlòmí jẹ́mi lé èsù gan ọwọ́ òun tó lọ pé mo wọ́n tàbílẹ̀ lókè ìjọkẹta ọmọdé ọmọ tó wá dé wọ́n ló gọmọ́ nẹ́gbẹ̀gbẹ̀ àwọn tábà ipò àmìmì nípa ọlọ́run ti sọ pé tẹ́kì ẹni bá bẹ̀rọ ọlọ́run tí a bá lè tàdúrà wọ́yẹ̀ ìrìnzókò ró ẹni ẹ̀ṣọ́ láyá. Ẹ̀ṣọ́ ìbí tí wọ́n á lérò fún owó ti dé bí ó ti dé, owó ní àdé òdé, anábi ní wọ́n lọ ta àwọn ẹran wọn. Táà sì kí ọlọ́ọ̀tọ́lọ́ sọ pé ìyẹ̀rùsúkù mi lójú láyá tàbíbù yóò wá bí tẹ́ tàbíbù. Bẹ́ẹ̀ lé wọn wà ní lọ, ẹni kò sì ní wá wọn wá. Tẹ́gbọ́n wà pé ẹran wa ni wọ́n kó lọ

Gbogbo tó fẹ́ dé òǹkò jìnà ọwọ́ ọlọ́run lọ́wọ́ ọba tó wà lọ́wọ́ ìgbìyànjú rẹ̀. Ẹni má ti dúró tọ́ náà Ìgbà àti òmìta, ìgbà àti òmìta, gbogbo ni wọ́n ti pàátì, wọ́n wọ́n níyà sí wọ́n bá láwọn wọ́n pa Ẹni kúté orójú tó rẹ̀, ọkọ ni, ìyàwó ni, ọmọ ni, táwà ń jòkó lónìí ọlọ́pọ̀ta wọ́lá ọmọ tàà tí ọlọ́pọ̀ta tó wà ní. Àwọn àti láháúlọ̀ ọ̀lápùwọ́ta ẹ̀kọ́ ní ẹgbà sí, àkọwà ẹ̀sàgbà pọ̀.

àwọn táa ní dúkìá táa nípò káwólẹ̀ fọ́lọ́run ọba tó ní àgbébò ká lè ṣe pé tó fi mọ́bà sílé wa olùgbéyìn àwọn ọmọ wa dádà ní ẹ̀rẹ́dà alùkádà ní àwọn ọmọ ọdá amadu sí orúkọ tí yí ahamadu ṣùhárà tí mẹ́rin alùkò bẹ̀ ń gọ́ bẹ̀ yáàlù Allahu ọba oníṣẹ́ Hannanu ọba aláàánú ọba àtànú Ahamadu ọba àṣọ Ahamadu Mannanu ọba ọlọ́rẹ̀ bá fún ní nǹkan láyé Amina nígbà ọdá mú láyé Amina àwọn ìtàn rẹ̀ àtàwọn ọmọ tẹnukọ̀kan wa náà Amina àtàwà Mọ́sí ló ń gbòdè láyé, ẹjọ́ máa rí nǹkan sí, àtọmọ tí ní àti tí wá náà, ọlọ́lá ilaha illallah, ọlágúrò ńlá ọ̀rọ̀ ọlá kò wọ́pẹ̀, ọdúnwà ńlá ṣe ohun, ọdúnwà dáwà ṣe ohun, ìpòtà fẹ́ láti jẹ́ tọ́tò ìyàn wa gbogbo àwọn tí ó tún Nàìjíríà tí ló bá gbogbo wọn lọ́wọ́ gbogbo àwọn tí ó tún mọ́ wa tí ó gbogbo wọn lọ́wọ́ ìwà tó kan yìí lọ́kàn ó fi palẹ̀ láti lójú táàbí ó di já alọ́gbogbo gbogbo wọn lọ́wọ́ gbogbo ìpẹni ta fẹ́ mẹ́mbẹ̀ bá gbogbo Gbogbo ayé ní dàrú ọlọ́pàá Nàìjíríà irú. Gbogbo bí kí wọ́n ń dàrú láyé tó jẹ́ lóṣù láwọn ọlọ́pàá tuntun. Àmín. Ọlọ́pàá la hawla wala quwwata illa billah. Kálùkú tó pọ́ tó wà ní ẹ̀dájá kápàdùkọ̀ sí. La hawla wala quwwata illa billah. La hawla wala quwwata illa billah. لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا إلا بالله لا هول ولا قوة إلا بالله لا هول ولا قوة إلا بالله لا هول ولا قوة إلا بالله لا هول ولا قوة إلا بالله لا هول ولا قوة إلا بالله لا هول ولا قوة إلا بالله لا هول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله الحمد لله أجل تقول إسلام ولما قليل آمين أجل تسلسي رب العزيز آمين أيضا ونعم آمين جواد أجمعين آمين Àbára tó wáyé lórí YouTube wa tó wákà ní wọ́n bá dá ní òṣèlú ní ọdún wọ́n tó púpọ̀ àwọn ogun ẹ̀sìn àwọn olówá tó kúrò ẹ̀kùn ìsìn ọlọ́wọ́n tó gbàdúrà wọn. Àmín.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

Wọ́n àti ìtìjú níta lọ ní ìjọra bá jíà. Ẹwà sọ fún ọlọ́run ti pé gbogbo nǹkan fún àwọn tó ti tíwájú àwọn ìwà. Ọlọ́run ti pé àrùkà fún ọ̀tọ́ tíwájú àbá ní ó ṣàyà gbangba, ẹgbẹ̀gbọ́lọ́run sọ fún pé ṣe ń lé ṣe ń má ṣe má ṣe má ṣe ẹjọ́ bá ṣe lè ó máa jìyà ẹjọ́ bá ṣe lè ó máa gbẹ̀san ẹwà sọ pé gbọ́nà ìlànà Iná àgbọ̀lẹ̀ Ọdún tó bẹ̀rẹ̀ náà, ẹ̀rìn tó bẹ̀rẹ̀ náà, ẹ̀dá wà sí pé bá adábá tí àjọ, ìwọ̀n kọ́ ìdàníyàn lọ́bá ti tó. Lágbára Ọlọ́run láì sí ọjọ́ láì wọ́n àárí àpẹẹrẹ ìdùnnú lágbára Ọlọ́run. Gbogbo ọlọ́pọ̀sàbà ṣọ́bí lòlò fún ààrẹ ìlà ìwòlà aláàmùhammadu rasulullah ààrí àwọn tí ma ń há orin àwọn olóri wọ́n ma wá fún ọlẹ́bùn ilé rọ́yá kásẹ̀tì ní kàkàgbọ́ ọba kàwọn lè fún lẹ́bùn sáàbájọ́ alẹ́bùn kọta fún káfíjà fásí àjọ fásí àtọ́lọ̀gbé sí àrùgbá ilẹ̀jọ ọlọ́mọdà ní ọlọ́sọ̀rọ̀ ọba tẹ́ ní sí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 Kalau kalau Allahumma rabbi, Allahumma ya ya Allahumma ya Allahumma ya Allahumma ya Allahumma ya Allahumma ya Allahumma ya Allahumma ya Allahumma ya ya أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم في ولا القرآن ولا نبع محمد صلى الله عليه وسلم àwọn alfáwa ọlọ́n jari wọn fẹ́ ọlọ́n kó bá ṣàlékún àlàáfíà ẹ̀mí gígùn àtàlàáfíà ọlọ́n kó bá wà sí fún wọn ló fi jẹ́ bí pé ní gbogbo ìgbà tá bá fẹ́ rí wọn àá máa rí wọn ogun tá bá fẹ́ fún wọn máa ṣe àá máa rí kí wọ́n máa ṣe yálà sí àbá pọ̀ gbogbo wá ti tàbádá wọn ṣe àtìbàrá rẹ̀gbọ́n ṣe dà àbá ti fẹ́ gbádùn sí àmà rí bẹ́ẹ̀ èdè ní ẹ̀tọ́ tó jẹ́ sí pé ní gbogbo apárápátá kádálé lásìkò kan kádájọ fáwọn àlùfáà ọlọ́pọ̀wọlá ìlá ti bẹ́ẹ̀nì ọ̀kan bá kí ọlọ́pọ̀wọlá àti bọ́ọ̀ lára ìtọ̀kan

بسم الله الرحمن الرحيم لقد خلق الله رسوله يا ذا الحق فتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا وجعل من دون ذلك فتحا قريبا فجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله سيدا محمد محمد محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا فيما هم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شتعه فآذره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما ولهم مغفرة وأجرا عظيما ولهم مغفرة وأجرا عظيما الله عليه أغلى الله لا إله إلا القدور أولوى الله الله الله لا إله إلا الله كفر لها لا إله إلا الله كفر لهم لا إله إلا الله كفر لهم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله